Unit 9 Listening Comprehension Exercise. Listen to the dialogue and answer the questions that follow. Irú ilé ẹ̀kọ́ oníwèé mẹ́wàá wo ni ò ń lọ? Orúkọ ilé ẹ̀kọ́ yìí ni Ìbàdàn City Academy ní ìlú Ìbàdàn. Àwọn akẹ́kọ̀ọ́ bíi irinwó péré ni ó wà ní ilé ẹ̀kọ́ yìí. Ìbàdàn City Academy kì í ṣe ilé ẹ̀kọ́ ọ̀fẹ́. Ọ̀gbẹ́ni Adékúnlé Adérẹ̀mí ni ẹni tí ó bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ yìí. Irú ẹ̀kọ́ wo ni o ò kọ́ ní ilé ẹ̀kọ́ yìí? Mo kọ́ litiréṣọ̀, bàọ́lọ́jì, kẹ́mísírì, màtímátíìkì, èdè Yorùbá, èdè Faransé, èdè òyìnbó àti ètò ọrọ̀ ajé. Ọdún mélòó ni o lò ní ilé ẹ̀kọ́ yìí? Ọdún mẹ́fà. Ta ni olùkọ́ tí o fẹ́ràn jù? Olùkọ́ màtímátíìkì ni. Who was the founder of Tunyu's school? Mr. Adekunle Adaremi is the founder of Tunyu's school. Tunyu said, Ọ̀gbẹ́ni Adékúnlé Adérẹ̀mí ni ẹni tí ó bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ Who is Tunyu's favorite teacher? Tunyi's mathematics teacher is his favorite teacher. Tunyi said, Olùkọ́ mathematics ni. What was the population of Tunyi's high school? The population is about 400 students. And Tunyi said, ní How many years did Tunji spend at that high school? Tunyi spent six years. And Tunyi said, Odumefa.